إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتكفون الله سبحانه وتعالى ọba tí ó pa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba lásẹ̀ àti gbogbo ẹni tí bá ń ṣe wá sí láti ṣòdodo fáwọn ẹlẹ́sì jẹ́ kí wọ́n ma wọn ká tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n bá lè mọ̀dá àdúpẹ́ fún Allah ọba tó kọ̀ fún wa láti fi òdodo pamọ́ nítorí ìfẹ́ lágbájá àbífẹ́ lágbájá ọba tó kọ̀ fún wa láti ṣàgbòsí àwọn èèyàn látara wípé èyí ò fi òdodo lẹ́yìn ní bá wọn sọ bí án torí pé yóò fẹ́ jẹ́ kí wọ́n bínú ní o àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ojú tó bá máa ń fa àwọn tọrọ kí àlékún kí a ti gẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì sọ gbogbo nǹkan tí ń jẹ́ khair fáwẹ̀ Ànábì tó yí pé sallallahu alaihi wasallam wọ́n bá àwọn èèyàn sọ nǹkan tí wọ́n fẹ́ wọ́n sàlàyé fún wọn inú àwọn èèyàn padà dùn àwọn èèyàn sì sóríire lẹ́yà ti ní yawmal qiyamah ìkẹyà àti gẹ̀ẹ́nà tọrẹ fún tí wọ́n sì bá dé ògóngó níbi ìmá jíṣẹ́ fáwọn èèyàn àti ibi ìmá dáàbòbò ẹ̀sìn náà ìdí ní wípé gbogbo ìyànjú táwọn ẹ̀yẹ́ ṣe òlàwà ń jẹ́dì ní ohun làwá fi ń mọ̀ pé lè tẹ́ ìṣẹ́ ẹbọ eléyẹ ìṣẹ́ bọ eléyìí ni ojú ọ̀nà eléyìí kìí sójú ọ̀nà ìbájẹ́ kí bí àwọn ni àwò ní àwọn kan ti jẹ ìyàlánà lórí òdodo táwà ń ṣeré nìtúnú wọn wọ́n lò pé àwa láwà kódà lórí islam generally ká àwa musulmi ni àwọn kan jẹ yàrẹ lánàá awòfẹ́ jẹ mọ́ ti wa ayé làwọn wákàkiri àmì aláàkù foríjì wọn ló bá bá dákẹ́ òdodo dákẹ́ àwọn ẹni wọ́n nínà lọ kọtọ́ bẹ́ẹ̀ náà nù kọwàjẹ́ pàà náà agbóyà àwọn náà lè máa sọ ìsọkúsọ lè lè bọ́ sórí Facebook kọmọ ní pé kò sí tó ṣe yahoo o lè máa sọ tó wù elè lè máa lánàbí adama àwọn ọmọ rẹ̀ wọ́n gbé pèsè wọ́n gbẹ́bọ elè lè máa sọ báyìí kọmọ ibi ta bá dé níbi àlàyé tá ń ṣe fúnra wa nínú àwọn àlàyé tó kóró tọ́pọ̀lọpọ̀ dẹ́sí ma fẹ́ ń jìnà sí láwùjọ aláwánà dẹ́mà láàgbé pé ara ó gbúdọ̀ kòrò olódó ń kòrò inna Allaha la yastahyi anil haqq oníká sàlàyé fún àwọn tajáwà aládùgbò wa àwọn alábàgbé wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn mùsùlùmí ni àbí ọlọ́run sọ ní Qur'an inna dina inda Allahi al-Islam kò sí ẹ̀sìn míì tí Allah gbà ní ọwọ́ anybody wallahi tó ju ẹ̀sìn Islam lọ adẹ̀tí ń ráwọn ṣe àwọn ẹ̀rí rẹ̀ látàyí ń bí ìnà òun náà kí ó tó bá ní kò wó ẹ̀sìn wó ló lé ṣe tọ́kàn rí ó balẹ̀ kí mú sí náà tó tó ẹ̀sìn Islam kò sí kò sí mi tó máa ṣe tó ní máa fi òròyìn nínú máìndì rẹ̀ àwọn tí wọ́n ń sin Ọ̀ṣun Òṣogbo àbáwọn tí wọ́n ń sin ọdún kìíní kan Ògún Ṣàngó gbogbo ẹ̀ wọ́n ní nǹkan kan tí wọ́n gbára lé minal haq minal burhan kí ná gbára lé tàfi ń pa ajá tàfi ń gí orí ajá sójúbọ̀ kò sí anything kéṣeké bí àkìtàbù kan mínà sàmá ìlò ń gáìdì wọn àbíbẹ̀ẹ̀bẹ̀ẹ̀ oníkàlùkù kan sáà ń ṣe lórí conjecture àti zọ́nù ọlọ́ni inhum illa yẹ̀zùnnún ẹ̀ wọ́n kàn lo skóòkù ní skóòkù láwọn èèyàn lò bẹ́ẹ̀ bí ó ṣe rí náà nù àwọn mùsùlùmí nìkan ni wọ́n sí náà bá ala basira àìlmì aliyakini ìmọ̀ tó ó sú ọ̀fáwà ipé alódòdó làwọn ṣe yìí wọ́n tó wá bá tún sí ìgbó o tún lè gbádùn ìgbó ní àdàfi tó bá gbọ́ Lárúbáwá ìgbó yẹn gẹ́tọ́ máa ń kà ó mọ̀ ní fílìn pé ọ̀rọ̀ tí mo ń ka iṣẹ́ kì ń sọ̀rọ̀ èèyàn bó ṣe ń ka ló mọ̀ ah ilé yóò gbọdọ̀ jọ orí ẹsẹ̀ ah, kì ń sọ̀rọ̀ èèyàn ó ti máa fílẹ̀ wá sọ ẹ̀sìn mẹ́tọ̀ rí báyìí àwọn ilé àmà pànábí ọlọ́run wa mọ́ dọ́gbọ́n sí sin ọlọ́run wọ́n tún gbà pé Uzair ọmọ ọlọ́run gẹ́gẹ́ bẹ̀rẹ̀ àwọn nasọ́rọ̀ àwọn Christians lókùn dúkàtúkà sáà fi skókù sí ni àtàwọn tán bá tún jọ wọ́n nínú àwọn tán wọ́sọ̀ ẹ̀sì islamu náà nínú àwọn tí wọ́n ń sin sàárè lókùn pàwọn elele o lè mọ́ fi láwà ní ṣe kú fún tí ẹ̀ elele mọ́ láwà ní elele mọ́ ṣe tí ẹ̀ lójúbọ elele mọ́ ṣe tí ẹ̀ bí sàárè wòlí kú fún náà gbogbo ẹ̀ wọ́n kàlùkù kan say in different format in different structures eh? because bó ní Islam wọ́n sì wà nínú mind ẹ̀ fatusahhihu al-adyan al-ukhra al-batila bó lẹ́sẹ̀ Islam wọ́n sì wà lọ́kàn rẹ̀ tó wà ní kí gbogbo aná ọlọ́run kan lájọ́ ń sìn kan wó àfẹ́sẹ̀ wọn àwọn ń Ṣàngó náà tó aká náà náà pọ̀jù láwùjọ wa imagine káláwọn ń Ṣàngó náà tó náà pọ̀jù láwùjọ wa báyìí ajọ́ gbígbá àwùjọ olùgbìn tàà fún ọmọ sọ náà ni pé ẹ ọlọ́run kan lájọ́ ń sìn ìdí ní páwọn èèyàn mú wọ́n ká àwọn èèyàn kújọ ọlọ́ọ̀bá lọ ó pè wọn káwọn èèyàn yọnú sí wọn kan bí ọlọ́ọ̀bá ti ń bẹ lókè sánmà lọ́hùn nínú dùkan wá yọ ọlọ́ọ̀bá lókè sánmà lọ́hùn láti lè fi gbé àwọn èèyàn ó pè wọn àwọn ilé ìtiwà gbàgbé pé àwọn àfáàmà sọ kíníkà pé rídọ̀ lọ́hì gọ́yàtún látúdọ̀k rídọ̀ náàsì gọ́yàtún látúdọ̀k wà rídọ̀ lọ́hì gọ́yàtún látútọ̀k fàtúrúk máa látúdọ̀k wà ádìrík máa látútọ̀k ìyọnú àwọn èèyàn ìkíníkà ni wà láìwò lè mú kó compromise dọ̀láwò lè mú ó lè ni gbogbo èyàn lè yọnú sí ọ tẹ́lẹ̀ náà àníkò mọ́ sọ fún pé ẹwọ ẹmọ sí tó wùí wọ̀lẹ́wọ̀n tó ní láìkẹ́ náà ẹ̀ alábòsí ni rídọ̀lọ́hì rọ́yà tún látútọ̀rọ̀ ìyọnú ọlọ́run ní in tí ò ṣe fi ilẹ̀ ni tàwọn èèyàn ṣe bá kò sí mo ṣe lè compromise tó ó ṣe bá ní kò ṣe bá àbí tọ́lọ́ọ̀bá ò ṣe fi ilẹ̀ wọ́n ní fèyí tí ò ṣe bá ó ń ṣe fi ilẹ̀ kó wá mọ̀ lẹ́yìn tí ò ṣe fi ilẹ̀ èyí tí ò ṣe bá tàwọn èèyàn ó ṣe fi ilẹ̀ kó wá máa léyìí tí ò ṣe ṣe kíní tó ń ṣe fi ilẹ̀ tí ẹ̀lẹ́ ìdíṣẹ́ rí tó Allah subhanahu wa ta'ala ló jẹ́ kí wallahi law ja'alna ridallahi nasba a'yunina lanatakna bil torí ọlọ́ọ̀bà nìkan yẹn wò a ń sọ ilé nítorí àwọn tí wọ́n ta ìsìn wọn thamanan qalilan wa yaghshuna al-muslimin àwọn tí wọ́n ti ta ìsìn wọn lówó kékeré wọ́n sì ń dalẹ̀ àwọn musulmi lójoojúmọ́ ọlọ́lọ́ madúwà musulmi tẹ́ ti gbá fàtàwà pọ́lọ̀n kalájọ́ ń sìn àwọn náà ti mórí ní chọ́ọ̀chì ní kálùkù wá di abadatul aslam as-salib ó di kí oníkálùkù ń jọ́sì wal-iyadhu billah nítorí àwọn tó ti gbọ́lá àwọn masalasi wọn nǹkan nǹkan náà ní nǹkan nǹkan náà ní kódà lè ní òtún mọ́ sọ́nà àwọn àfáà pé ẹ̀ kódà pásítọ̀ mi ò wọ́n ní káfà mi tó wọ́n àfáà òun ní àfáà òun bóyá fọ́ àwọn àfóún jálàbí náà ní rí ẹ̀mẹ́jì ẹjọ́ bára yìí bítẹ̀ ti fẹ́ mọ́ ọ̀rọ̀ gbogbo ìtẹwà ń parọ́ fáwọn àwọn Allah subhanahu wa ta'ala gbangba ó dẹkùn kéde ló sì bẹ̀rù gbogbo àwọn tẹ́ ti sọnù tẹ́ ti sọnù látàrí ẹjẹ́ ká ní sincerity fún àwọn èyí lẹ́tún gbó lọ́wọ́ àwọn èèyàn ẹka ń gbó lọ́wọ́ ẹsìn sọwọ́nù àwọn èèyàn kan sanwó sọnù ni wallahi wọ́n sanwó sọnù ni eléyìí kí ń ṣẹ́sìn ẹ̀sìn Islam lẹ́sìn ẹ̀dẹ̀ ń kawo man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu sẹ́nu kùránì kọ lélẹ̀ tán ọlọ́run lẹ́dí ẹni tó bá mú nǹkankan wá lọ sọ́dọ̀ yàtọ̀ sí ẹ̀sìn Islam falan yuqbala minhu ọlọ́run nígbà wa huwa fil akhirati minal khasirin tó bá di yamal kiyama ìkanú àwọn ẹni òfò ni ó wà kò sí tó bẹ́ sí bóòlá sí tàbá ń kábí àmọ́ dọwọ́bò ni well báwọn ẹni àánú sí mẹ́sí ni wọ́n kàwọn sí wípa wọn tán bá lè yọ wọ́n yọ gbà tí àwọn méjì kanú àwọn yahudi wọ́n ṣe zina láyé àníbà muhammad sallallahu alaihi wasallam ànábì ti jẹ́ olórí madina àwọn yahudi sì ń madina ní àwọn ọmọ Levi àwọn ọmọ Jacob tí wọ́n ṣe ìjírá nígbàtàwọn ti kánú ọ̀rọ̀ Musa ipé ànábì kan bọ̀ wá nílẹ̀ Lárúbáwá o wọ́n ti kú ń bẹ́ ní ti wọn wọ́n ti wá ń gbélẹ̀ Lárúbáwá àwọn bànúkọ̀ ìnàkọ́wò bẹ̀m̀bẹ̀ bànú nàvírí bẹ̀m̀bẹ̀ àti àwọn tribes mi wọ́n bẹ̀ Khaibar wọ́n pọ̀ Mọ̀dínà dáadáa kódà wọ́n máa ń sọ fáwọn Lárúbáwá pé ànábì wa ti fẹ́ sì rán nàbì tó dé wọ́n sì láwọn ò nígbà kí nìdí kìí sọmọ lúwà wọ́n lẹ́yìn tán fi gbà nẹ́gbọ́ ni gbogbo alámọ́tù ní búwà nẹ́gbà rẹ̀ pé báyìí báyìí báyìí báyìí ọ̀nà kìí ṣe jíù tó wà nígbà wa kanu min qablu yastaftihuna ala alladhina kafaru tánẹ́bí tó dé wọ́n ma ń fà nẹ́bí lọ pé tánẹ́bí wa bá ti dé apá ogbóyín ìgbàwó ìgbàwó kí láyẹ́fà ní pé àwọn yahudi ń madina but gbàtánẹ́bì ti jó lórí Madina gbogbo òní option òfin ọlọ́ọ̀bá náà ni a méjì wá ṣe zinanu wọn wọn akúnwà sọ́dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́gbà fẹ́ mẹ́mbà bí pé òkè in tó wà nínú ẹ̀sìn Islam ni pé ọkọ̀ jùmọ̀ ni wọ́n lẹ́kọ̀ọ́ pa méjèèjì ni tó rẹ́ méjì ti ṣe kíní ẹ ti ọ̀rẹ́ dì ṣe nìkáhù rí kódà kò bá jẹ́ pọ́n ti divorce tó bá ti ṣe nìkáhù nínú ẹ̀sìn Islam ó ti fẹ́ obìnrin rí bí akdan sahihan àbóbìnrin ti fẹ́ ọkùnrin ti fẹ́ orí pẹ̀lú akúdù tó lálàáfíà nínú ẹ̀sìn Islam gbogbo ilé dẹ́sìn ma ka ọmọdọ̀ ọkùnrin ká àbọ́dọ̀ obìnrin kan wà láì kú ní straight kò sí kankan àwọn olórí ìlú ọgọ́dà nẹ́bìnà kú lọ wọ́n sí jọ́gbí justice fún nígbà àdúgbò aláti pa ara wọn páyà ládúgbò ọ̀dọ̀ àwọn olórí ìlú náà ma ń kó wọn lọ àwọn Muhammad sallallahu alaihi wasallam kíkà nẹ́bì sí ìdájọ́ fún anẹ́bù wa fẹ́ mìmbá bí pé kẹ́lẹ́bà mọ̀ pé tí mo fẹ́ ṣe fún ìkẹ́ṣe pé tó strange o kí ló fi dájọ́ gan òun ló jẹ́ pé ẹmọ́ ń ṣe ẹ̀tìjáàjù pẹ̀lú wẹ́wọ́n gbà mí pé àti ìṣẹ́ tó wà ní wẹ́wà orúgbòdòdó ni àbí so kí tàá sọ yìí náà ìtún bẹ̀ẹ́nù wẹ́yìn náà so that èyí tó bá jẹ́ mún sí fún wọn pá òdòdó lọ́rọ̀ yìí anẹ́bìn ọ̀dà kí ló wà náà wẹ́yàn nípa pé tó bá wọ́n a kùn lọ́dà dúdú a kùn lójú a wà gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ a mọ̀ pàrídẹ̀ káàkiri ìlú àkọ́kọ́ àyàn ní dáàmù wọ́n kàmọ̀ káàkiri káà ó ṣe ìsìnà anẹ́bìn ni kàdábùtọ́mù òpùrọ́ ní àwọn àfá àwọn ni wọ́n rọ̀jọ́ jù yamal kìyàmà àwọn nádùn sọ àwọn èèyàn jù tó káwọn èèyàn ní trust inú ẹni rẹ ni ẹni bí tó gbé aṣọ ẹni rẹ wọ̀ lọ́pọ̀lọpọ̀ wallahi àwọn èèyàn rò pé ẹni rẹ làwọn àfá ẹni rẹ ni wọ́n báwọn èèyàn ṣe trust wọn ah, ni anábìbá ní ẹmúwẹ̀ wọn gbà náà wọ́n ní kọmọ̀ká wọ́n ní kọmọ̀ká kí ọkùnrin kọmọ̀ká ọ̀dọ́mọdékùnrin bí títí ń kà ó wá débi vas ibi tẹ́ ti ń sọ̀rọ̀ nípa rọ́júmù kò mọ̀ pípẹ́ náà wọn sọ̀hábà òun ti kọ́ yẹ̀hùdíyà ó ti kọ́ èdè báibù bó ṣe kàdé ìbáyìí ó ọpọlọ alẹ́ ìmú kí n ṣe kékeré àwọn tí wọ́n hákù ráníwà fún ọ̀sẹ̀ kan ló fi kọ́ èdè wọn bí kí n kọ́ yíbò lọ́sẹ̀ kan so possible ó sì àtkọ́nà rẹ̀ ó ní ewó ló fọ́ọ̀bùn óyá kàyùn kàyùn bóòn ṣe lótí nǹkẹ́ ayà òní óyá kà ó ka báyìí ó ka ipé lè bá mọ̀ yí pé sí ogun táwọn sọ yìí ìtún bẹ̀lọ́dọ̀ yìí náà ó tàbí òtán bó ṣe wà ní àbá kún ọlọ ló ṣe kíkọ́ kánẹ́bí tó lọ èèyàn márùn-ún lànẹ́bí ilẹ̀ ló kópa láyé kánẹ́bí tó lọ àwọn tání òsì rọ́jú inú ẹ̀sìn lẹ́ni bó na ìfẹ́ sí sáwọn ìtánẹ́bí ṣe sallallahu alaihi wasallam àwọn àfáà Yahudi àtàwọn Nasara wọ́n change ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú Bible ọlọ́run tú àṣírí wọn bá múnú Qur'an ọlọ́run tú àṣírí wọn فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولوا هذا من عند الله ليشتروا به ثمنا قليلا Ọlọ́run ègbé Ọlọ́run kó má bá gbogbo yín o tẹ́ ń chíǹjì ọ̀rọ̀ Ọlọ́run mú kọ̀ọ̀rọ̀ wọ́n wà ní هذا من عند àtànẹ́bì sàmìlẹ̀ pé àwọn àfà nínú alùmọ̀ yínú ó ṣe bẹ́ẹ̀ àmọ́ nǹkan kan tọ́lọ̀ fi wá ṣàánú àwa mùsùlùmí o ní pé kòránì tó jẹ́ pìlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọn orí bí fọ́kàn tàhrífù tẹ́lẹ̀ ṣe tàhrífùn lafziyun wọn orí bí ṣe tàhrífùn tàhrífùn ma'anawiyun tẹ́lẹ̀ ṣe wọn orí bí ṣe tàhrífùn lafzi wọ́n fi ẹnu change túmọ̀ rẹ̀ wọn orí bí change tọ́lọ̀ bá kọ́ mbẹ̀ wọn ni Jahmu bin Sofwan tó revive ẹ̀sìn àwọn yẹ̀húdí tó gbé wọnú ẹ̀sìn islam ó ń sọ ó ní tí ń bá lágbára ní láti change our rahman alal arsh istawa ó ní la hakaftuhu tí ń bá tí pàtà ah, kí mo lè ah, gbò mo sì lè sí mo fẹ́ yọ ayà ikú ònù kùnán kò rí sẹ́ bó yọ ó mádùn àtàtì ha sórí látàrí àwọn sàhábà wọ́n ń gbà lẹ́nu ara báyìí ẹnu báyìí ni wọ́n orí ló wà gbogbo ọ̀rọ̀ náà gbogbo ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam orí báyìí ló jẹ́ pé ìkanú àwọn ọba mùsùlùmí wọ́n fẹ́ pa ìdẹ̀kan inú àzànádìkọ̀ ni wọ́n fẹ́ pa kí náà ń pè ọ wá ní ẹfẹ́ pa ní ẹ mádúgbò àdísì tí mo ti hún ní ó ní wọ́n hun àdísì níbi tí àwọn lágbájá lágbájá lágbájá wà yankhulunaha nakhla a ní ìmọ̀bọ̀ wọ́n gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àmọ́ fẹ́ nínú al'umma Ọlọ́run wá ṣàánú àwa nínú al'umma pẹ̀lú isnad nafman ni pé al-isnad min ad-din falawla al-isnad laqala man sha'a kò sí ẹ̀sì kan Ibn Qutaybah ad-Dainawari wọ́n ní laysa li ummatin min al isnadan ka isnadihim rajulun am وثقة عن ثقة حتى يبلغ بذلك رسول الله صلى الله عليه وسلم وأصحابه wọ́n ni kò sí kò sí ọmọ kan tó ní orin tí islamu ni onígbè ni isnad o ma ń gbọ́ta mọ́ka àdíthà bí isnadun belẹ́yìn àdíthì hadatha na kò sí ọmọ tó ní

Ọ̀rúnmìlà ó wá na chéni láti sánmà Ọlọ́run mọ̀ tó ti rí chéni àdánù ìwà ń tọ́ chéni bọ̀ wà ń tọ́ bọ̀ sí ọ̀kan ló tún rí nǹkan tó ti ń ta ẹmu tó tún yà rẹ̀ mọ̀ aláìníláàká ìtẹ́ ń pè lọ́lọ́ ọ̀bá wọ́n bá yí ó tún yà mọ́ ẹmu ọwá mú ajé ẹ̀dá ní ọwá tún gbìyànpẹ̀dá ní Ọlọ́run madu ìtíbà tó lòdì yìí ní kí gbogbo ayé kò sí kankan bẹ́ omi ní wọ́n kà dáyẹ pẹ́lẹ̀ ó wá fa adìẹ lẹ́sẹ̀ mẹ́fà síbẹ̀ adìẹ wọ́n ń tàn káàkiri ibi tí wọ́n náà jòkó sí mọ́sílásí lè ní adìẹ ló tàn débẹ̀ dákùgbòríkúgbòríkúkú tó bá jáwọn yìí náà gbajúmọ̀ láwùjọ wa báyìí àwọn àfó dákẹ́ náà because àfẹ́sẹ̀ wọn àwọn mùsùlùmí sì mọ́ lákídà ah, àwọn mẹ́lá kíníkà àwọn mùsùlùmí gan ní ìbẹ̀nú àwọn Yorùbá ìbẹ̀nú àwọn Yorùbá fi wọ́n ti fi ṣe fíìmù fún ibámú ìpé báyé báyé ẹlòmí dìsìn in kí wọn àmọ́ bìlífù rẹ̀ ní kí báyìí ṣe bẹ̀rẹ̀ ní ọ̀hun mìlà ní Elédùmarè rẹ̀ wá sáyé gbà tó wá yá padà pàdé Ṣàngó wọn àtọ́kọ́ yá pàdé ara wọn wọn àti ìlà ìkan padà wọlé ó padà wọlé sí ìlà Ọ̀ràngún Ilé Ifẹ̀ ní gbogbo ilé ayé ti bẹ̀rẹ̀ Ilé Ifẹ̀ ní ṣebí kanú àwọn ẹni àrùn tán pẹ̀rọ aláfà fún Ọlọ́run mìlà ànábì ni àmá nẹ́bí adam ń sànẹ́bí ọlọ́run ẹwọ ẹwọ ẹwọ ǹkẹ́ adam èyàn ń sànẹ́bí ọ̀run mìlà ọ̀rọ̀ nẹ́bí ṣègbóhùn làwọn àfáà tó fi sọ fún yín bí pé ifá náà ń bẹnu kùránì ifá àti àǹkọ́ fatia ṣebí fatia náà pè bẹ́ ifá ń bẹnu kùránì so ìwájú eh, ọpọ̀ ọgbọ́ eh, ẹ̀yìn kìnnẹ́kà ọgbọ́ ń bẹnu kùránì náà bẹ́ẹ̀ ni ọlọ́wà ń bẹ́ẹ̀ àwọn anù táwọn mùsùlùmí ò lè kó sí látara àwọn ẹlẹ́bọ kólás àwọn àfáàsí gbogbo wọn lọ́bẹ̀ ẹgbẹ́sùgbẹ̀ in tá ma kó sínú tàbá ti wà láwùjọ táwọn èèyàn wà sí sí pẹ̀lú ara wọn asáfẹ́ mọ̀ tara wa ní because ká tara wa láti rówó bá tara wa ò lówó bó bá lọ sí social media tó ń sòdodo àwọn èèyàn wọ́ bọ́ lọ́bẹ̀ kó kàn páyọ́rọ́ mọ́ sọ fọ́mọ̀ yákàlá ìgbẹ̀yìn ó ń complain nípa pé in tó ń ṣe ẹ̀dàkùn àwọn èèyàn sì tún complain bí aládùúgbò nílé ẹ̀ wọ́n complain o because làákàyè àwọn èèyàn wọ́n ti change ẹ̀ wọ́n ti fa burú síbẹ̀ so tán bá rí dáadáa wọ́n rí dáadáa mama tán bá rí dáadáa aburú náà máa ń rí tán bá rá burú gẹ́nà máa ń rí dáadáa mo ní so fẹ́ trend lórí social media lẹ́ni tó di millionaire lọ́la mo ní rí hóò láti bí the post office kó tó dọ̀lá ó di millionaire ó tàn bí ìtàn ìtayé fẹ́ nìsí ni ká má sàbúrú ká má pàwọ́ fúnra wa ká má bára wa sòdódó ọ̀rọ̀ illa man rahima rabbi wa qalilun ma hum àfàntọ́lọ̀ bá bá sànú wọ́n sì kéré àfàntọ́lọ̀ sànú lásìkò tàwà kéré wallahi qalilun adadun wọ́n kéré gan láàrín tó jẹ́ pé àwọn òfẹ́ gbọ́n kẹ́kọ̀ọ́ òdodo kí lọ́lọ́run wí kílà náàbí wísì náà pẹ̀lódòdó kílà sọ̀hábà wà lórí ẹ̀ tó bá ti ń sọ ìwò hmm, kò sí ìjọ gbọ̀gbà ẹni ma fi kàn bọ́ sórí social media kọ́ mọ́ sí ẹ̀yẹ pẹ̀lú ọlọ́ọ̀bà tànàbí rẹ̀ kọmọ ni ọlọ́ọ̀bà sọ́lọ́ọ̀bà kan tọ́gbọ́n sí ni ó gbà yóò ṣe rí ìyá láyé ẹ̀rin tó wọ́n ma láìkì péjì ọmọ fọ́lù rẹ̀ èyí tí ó sẹ́ndì ó sákàntì ó mọ̀ sẹ́ndì èyí tí ó gbé ọlọ sí kíní kan èyí tí ó gbé ọjáde kó nùlú tí ó gbé ọlọ gbádùn nínú àwọn kèfèrí yóò gbé ọlọ yóò ni mo láìkì àfáyẹn ah, àfáàyẹ neutral kò ń condemn kò ń condemn kì ń condemn anybody no no kì ń condemn ẹwù bí ta báyé dé kí yẹn sọ òdodo fáwọn èèyàn condemn ni kí wá là nẹ́bí wá ṣe sallallahu alaihi wasallam tánàbí báwọn èèyàn tápọ̀ tánṣe kan ànẹ́bí sí ń condemn tánṣe intense yí ẹbọ ni eléyìí kìníkà ni kí na amru bin al-aas kí ló ń sọ fún najashi ó ní haulahi yasubbu alihatina wa yusaffihu ahlamana ó láwọn nìyí wọ́n bú àwọn ọlọ́run wa ní wọ́n sì ń pè àwọn àgbàlagbà wa ló mú bọ̀ kí ni kátà nẹ́bí ń sọ àníbì ní ẹyẹ sin tí ò lè gbọ́rẹ̀ tí ò lè dáyé lóòmù ẹ̀dájúkọ Allah nìkan ẹyẹ sin màláyíká ẹyẹ sin Isa ẹyẹ sin gbẹ̀ẹ́sìn àwọn ìtawà náà ń sọ lé nìlọ́wọ́ ló jẹ́ pé dáwà wa tattafiqu tamaman ma da'wati rasulillahi sallallahu alaihi wasallam dáwà tó jọmọ́ dáwà nabi sallallahu alaihi wasallam ó láǹsẹ̀ ó ní pé ká pé gbogbo àwọn èèyàn tẹ́yẹnyẹ wá síbi ẹ̀sìn Islam ìdí ní pé kò sí bí ta bá láyé dé lánàá inṣáàlá ó ní pé anabi isa alayhi salam khabara sajida in benu matthew chapter um 20 ní kina bi chapter 4 la ṣe number um, 26 to 20 39 kiso kan wà ńbẹ̀ ipe wọ́n fẹ́ mú isa alayhi salam jesus khabara sajida lillah wọ́n bá wólulẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ fún allah subhanahu wa ta'ala eléyìí tá ròyìn bí kèkí ń ṣe ìròyìn èèyàn kìdẹ̀ kí ń ṣe ìròyìn ọlọ́run lè ti gbogbo wa tán jọ́sìn fún táwa ń forí kalẹ̀ fún ọlọ́run ọba tí wọ́n ń forí kalẹ̀ fún kìí tó ń forí kalẹ̀ fún nǹkan míì ọlọ́run ọba a ma forí kalẹ̀ fún ní kò ní ma forí kalẹ̀ fún kankan al-hayyul qayyum àmọ́ ká mọ́ parọ́ fún ara ká mọ́ tàwáká náà ma dáhùn ká ní pé human party ní nígbàtí Jésù fi wà láyé òun party èèyàn nìyẹn ṣe ń tọ́n sọ ní pé party ti ń bẹ ń sánmà ti dínkù ṣe party sánmà ń gé ẹgbẹ́ sí mẹ́ta ni àbígbò lẹ́sẹsẹ́ tó jẹ́ pé ànẹ́bì Ìsá ti ń bá ti bí ìdí láà pẹ̀lú yọ̀ndà Allah bẹ́ẹ̀ni anẹ́bì Isa alayhi salam wọ́n lajú àwọn afọ́jú bẹ́ẹ̀ni anẹ́bì Isa alayhi salam kódà òkú jídìde lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni kódà àwọn adẹ́tẹ̀ wọ́n sì mú pẹ̀lú anẹ́bì Isa alayhi salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ìyanu kódà ó tún wá láwọn iṣẹ́ ìyanu míì tí wọ́n tún sọ ní Kùránì tí ó tún sí nínú ìwé ti yìn tó wà ní òwe yípa níbi Ìsá sọ̀rọ̀ lọ́mọ ọlù fa asharat ilayhi qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyya Mary gbàtán gbọ́mọ̀ yí dọ́dọ̀ àwọn jíù àwọn fámílì wọn bá ní bódó tó rọ́mà wọ́n sì ti ní pé inni nadhartu lir-rahmani sawma falan ukallima al-yawma insiya Ọlọ́run fẹ́ orí wọn pẹ́kẹ̀lẹ̀ pẹ́kẹ̀lẹ̀ ń ṣe oúnjẹ náà mary ẹ̀nsẹ̀ ń zìnà òun obìnrin ẹni mímọ́ pọ́nbélé ni kanga ni wọ́n ni ọlọ́run wà tó sọ fún ẹ pé kí wọ́n ṣe kí ni kí wọ́n nawọ́ sí ànábì Isa alayhi salam wọ́n bá nawọ́ sí ànábì wọ́n sọ ni inni abdullah atani alkitab wa ja'alani nabiyyan ọ̀rọ̀ tí Jesus kọ́kọ́ sọ láyé wọn ni ọmọ wọn náà ti sọ èyí ò wà recorded nínú Bible so ọ̀rọ̀ tí Ànábì Isa alayhi salam kọ́kọ́ sọ ó ní pé inni abdullah ẹrú sí Ọlọ́run ọba ni mí ataniyal kitab Ọlọ́run bá fún mi tírà kí n fi jíṣẹ́ wa ja'alani nabiyyan Suratu Maryam lè wà odidi súrọ̀ kan tí wọ́n dedicate fún Mary nínú Kùránì nínú tírà wa mùsùlùmí òun lè lè ní waj'alani mubarakan aynama kunt ọlọ́run wá ṣe mí lọ́mọ alálùbáríkà gbogbo tí bá ti wà wa awsani bis salah ọlọ́run wá ní máa kírun a sì ń ráwọn traces ohun oníkò nínú báyìí wọn lànẹ́bí isa forúkẹlẹ̀ tí wọ́n ń ṣe náà báyìí wa awsani bis salah wa zaka ma dumtu hayya lókùngbà tí máa wọ bọ́gbùgbọ́n bí wà lídẹ̀tì kí sì máa ṣe dada sí àmì kí jọ mọ́rí wọ̀lám yaj'alni jabbaran shakiyya ọlọ́wọ̀ òsè mí lọ mọ́tọ́mọ́tọ́ ọmọ bí ọmọ òsì lè tàà fi ń sọmọ lẹ́ni ọmọ anu ọlọ́run kó bá mi jọ́tán bí mi ìjọ tí ń padà kú àníbí ìsá sí ń padà bọ̀ wá yóò sì wà ọkú wọ̀yá ọmọ ọgbọ̀n àwọn hayya àtijọ́ tọ́rọ bó padà bí mi ọlọ́ni zálika Isa ibn Maryam qawlul haqqi alladhi fihi yamtahun ọlọ́gbàtọ́lọ́ ti sọ Mary due to pé family náà ni wọ́n àti Jesus ọlọ́run wá ní pé dhalika Isa ibn Maryam qawl al-haqqi alladhi fihi yamtarun ọ̀rọ̀ Isa láti sọ yíò ọ̀rọ̀ òdodo tẹ́ ń ṣe fàánfà sí dáǹkan lọ́mọ ọlọ́run ọlọ́run ni no méjì ni no mẹ́ta ni wọ́n ó gé sí méjì ni èèyàn wá ọ̀yìnkan wà subhana inú bẹ̀lá tí kò tọ́ mi ọlọ́run kí n lọ́mọ o mímẹ̀ ní ọlọ́run bá kún bẹ́ẹ̀ ṣe wá lọ́mọ yìí ìdákọ̀dọ̀ amọ̀rọ̀ ọlọ́run ti ń bá fẹ́ ṣe fa inama yakulu lahu kun o o ọmọ ní ìsìn ó ní Mary ní ya Jesus ọlọ́ọ̀ ni bàbá rẹ̀ ah sọ́rọ̀ ló wá fún Mary lóyún ni wọ́n ni yá zùbí lọ Ọlọ́run ní sọ́híbá kò níyàwó kò kò ní nẹ́sàbù kí náà gbé nẹ́sàbù lineage ní ìsìn bàbá ní bàbá bóyá ma ọ̀nà tó lọ́mà in tán pè ní nasabu ní mo lántí mo láwọn uncles mo láwọn aunties mo ní grandfather mo ní gbogbo báyìí wọ́n á bèèrè lọ́wọ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam ní lineage kí ni Allah Allahu samad ọlọ́run ọba tí gbogbo ọkàn máa ń wà lára rẹ̀ ní gbogbo nǹkan tó wà láyé ló ní bùkátà sí Allah lam yalid kò bímá wà lam yulad ẹnìkan òbí yóò tí wọ́n pẹ́ lílé jíwájú pé bàbá bàbá bàbá yẹn ọlọ́run ò ní ṣe wà tún lẹ́lòmí tẹ́mi tó dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala so ti rẹ́sì tọ́lọ̀ fáwọn kèfèrí nígbàtà ń bẹ̀rẹ̀ pé kí ni ta ni bàbá ọlọ́run sá lọmọ ti ẹ̀ náà kúlú wallahu ahadù ní o ló fi jẹ́ pé trinity ta ń sọ rẹ̀ yìí ìtàn bẹ̀ behind ẹ̀ táwọn kírísítẹ́nì ń ká bóòlù àwọn mùsùlùmí ṣe pàtàkì àtún wá ríbi ṣe research to this level ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ council gata pè ní council of Nicaea NICEA kan sáàtì online ibẹ̀ náà ti ná kọ́ṣà ọ̀rọ̀ ipé bóò láti pè ọlọ́run wọ́n kọ́kọ́ ní méjì lọ́lọ́run ló jẹ́ pé nípìlẹ̀ àwọn tàbí bẹ̀rẹ̀ kí ní méjì lọ́lọ́run náà máa ń sọ wọ́n ní kí ń pè eh, eh, eh, Mary and Jesus nìkan náà later náà the Holy Spirit sí ló later ló jẹ́ pé wọ́n ma ń pè ní only family kí náà pè ní only family o ní pé kí ìyàwó àtọkọ kan má bí ju ọmọ kan lọ so ọkọ ni the father Mary ni the only Mary ọmọ ẹni Jesus wọ́n ni the only family ni all these things are recorded in history illa anna qawmi la yaqra'un gbogbo ilé wa recorded nínú tàn àwọn òye wà ń kà kankan ẹlòmí mọ̀ yí pé àwọn Unitarian Christians wọ́n wà kódà sí wà dé ní àwọn Unitarian Christians tán gbà kí ọlọ́ọ̀bẹ yọ kan ní kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ìrọ́ ni tán mọ̀ sọ fún pé wà láì rọ́ ni sì mọ́ parọ́ fún yìí ti bá katoliki ni sì gbígbà tí Constantine ẹlẹ́ẹ̀kẹta ọ ẹlẹ́ẹ̀kẹrin tó fẹ́ adopt Christianity gẹ́gẹ́ bí state religion wọ́n ní lájẹ́ káwọn èèyàn gbà àwọn èèyàn gbà sí ní wọ́n ní gbọ́ ọlọ́run ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin ni ọlọ́run ẹrin àti èèyàn afghan 7 sínú hercules gbogbo fíìmù tó ti wo ẹ àwọn róòmù náà ni náà gbogbo kìní kan hercules halfman bàbá rẹ̀ ní kìní kan láti ó wá láti planet mi ìyá rẹ̀ òun ni kìní kan àti kìní kan wá bí ọmọ ẹ̀yàn ó wá jẹ́ halfman half god àwọn àkídà àwọn róòmù náà ní tẹ́lẹ̀ àwọn greece àwọn àkídà àwọn náà nìyẹn tẹ́lẹ̀ aslan láwọn greek àwọn náà láwọn believe pé halfman wọ́n ma ní demigod semigod gbogbo ilé yóò jọjú sáwọn a ní láti incorporate kìíní kálíbà àgbá lẹ́yìn bàtà dẹ̀ sí council yẹn wọ́n dẹ̀ force àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ àwọn leaders ń gbáyẹ láti sign kìíní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe imtihanu àwọn èèyàn lórí àkídà yẹn dígbọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa millions of Unitarian Christians tí wọ́n hang ní Switzerland àti sọ̀rọ̀ crusade tẹ́mbà mùsùlùmí jáwó ní àárín àwọn Christians amáwò yẹn kà kankan ọmọ ìrásàn nínú kásà ti mọ́ lọ ìmọ́ bó ṣe mọ́ fi alìkíámọ̀ rẹ bó ṣe mọ́ fi takaiti òun fọ́ alìkíámọ̀ òun risk alìkíámọ̀ rẹ nìyẹn o mọ̀ nípa ẹ̀sìn tó ń ṣe òun rí wọ́láwọn risk alìkíámọ̀ rẹ nǹkan pọ̀ tán ti yí tán ti change mọ́ lọ́wọ́ tí o mọ̀ ọ̀nà tí ó yà pàwọn àfáà bí wọ́n bẹ lọ́dọ̀ àwọn yẹ̀húdí wọ́n bẹ lọ́dọ̀ àwọn nàṣọ́rọ́ wọ́n bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí ló jẹ́ kí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ táwẹ̀ yà ka ma sí eti àwọn èèyàn lójoojúmọ́ ká jẹ́ káwọn èèyàn mọ̀ reality in tó pàtàkì gan láwùjọ ní tààgbùrọ̀ fílẹ̀ láwùjọ fi ní sùn káàkàáfàyàn ẹlẹ́ olójú ogun gẹ́gẹ́ máa sùn ká máa harun ká máa harun wọ́n kàn hàn wọn wọnú náà ni ewu tó pàtàkì ni tí dákẹ́ nígbàtà dákẹ́ lè ní gbogbo ti dà ó ti jẹ́ àmì àtọ́ láàrin mùsùlùmí àtẹ́jẹ́ mùsùlùmí wọ́n pọ̀ lókè lọ́hun wọ́n gbé ẹ̀kú ẹ̀yẹ tí ń gbé ẹ̀kú tí ń gbé tí ń ṣe zàmgbà tí ń ṣe kílẹ̀ eégún yóò ìsùn kírùn à irúgbó ingo ni wọ́n tún kí kódà ó di pé wọ́n tún ma fi ṣe wọ́sùfẹ́ ní tó bá lẹ́sìn jù ní wọn ní babaláwájá ha bàbá òun lẹ́sìn ó gbẹ́sìn yé tó bá wà ń bí Ṣàngó tó bá pè òun yóò sì lọ kírun náà <laughs> ah, kò dẹ́ mo láìkẹ́ ó gbẹ́sìn yé gan kò fẹ́ sí sẹ́rẹ́ pàtún kírun tán tó padà sí bí ọwọ́ Ṣàngó àà ah. <laughs> òun ló gbẹ́sìn yóò ju gbogbo olúwọ́n bó ṣe wọ́n wal iyadhu billah kí wá ní ìyàtọ̀ ìṣẹ́ ìyàlọ́ọ̀lùmùsítà <laughs>

láàbùdù máa ta àbùdùn in ta yin sin èmi ò ní sí o kùránì ní kìsí kẹkẹrẹ níbẹ̀ ìdí kúrò náà gbèsè wà ní súrọ́tún ikhlas súrọ́tún ikhlas ní kùránì kúrò allahu ahad àti kúrò ya ayyuwal káfirun gbogbo lè ọ̀pọ̀lọpọ̀ náà musulmi ó mọ́ ibi ẹnìkan wá bọ́lé ní pé àfáàjájọ dápọ̀ òdè mínú mọ̀wá mọ́sílásí lẹ́kọ̀ọ́kan sáàjá lọ ṣọ́ọ̀ṣì kul ya ayyuhal kafirun àmín ni ẹmọ́ tásọ kùránì dà fún wa ní wọ́n sọ kùránì di bí ìwé kan tẹ́ẹ̀kan mọ́ tẹ́ẹ̀ mọ́ rántí tẹ́ẹ̀ bá ti sí sọ́ọ̀bù tuntun ẹ̀yà fa àwọn ayayà sí ọlọ́lọ́ mọ̀dú ìtẹ́ ẹ̀nà ti sọ lẹ́kọ́lọ́ kò fúrí wà nígbàtà fún jẹ́lá bí fi ń kọ́ ọ̀nà káàkiri kọ́lọ̀ tó fi mọ̀ sánúyàn wallahi ìmọ̀ tó ní agbára nífà tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa ní ìmọ̀ díẹ̀díẹ̀ nípa àwọn nǹkan tàbí sàlàyé ó bẹ̀rẹ̀ sí ní máa rípa ẹwà o wọ́n tàn wá o nǹkan díẹ̀ lè ẹmọ̀ tí a fi wà pé wọ́n ti tàn wá láwùjọ yìí wọ́n ti tàn wá wọ́n ti skópù wá wọ́n ti skópù wá jìnà àwọn àtàfó sì jọ lọ wọ́n pọ̀ bàbá kan wà tán dalẹ́sẹ̀ búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ ọba pọ̀ wà kábàwọn sàkùránì yàsín 41 la fẹ́ sọ̀kalẹ̀ jọ yàsín tọ́lọ́run ò sọ̀kalẹ̀ jọ tọ́lọ́nù kùránì aláwọ̀ sọ̀ka 1141 àbábẹ̀rẹ̀ àmì ìlàlọ̀ àbí márùn ún kò wá oúnjẹ bá mú gbogbo ẹ̀ àwọn àfóò ti ṣiṣẹ́ mọ́ ẹ̀yin gẹ́lẹ́ fàátẹ̀jẹ́ àwọn àfáà gan ṣiṣẹ́ mọ́ ta ló sọ fún yín pé mọ́ bá yẹn sàdúrà wọ́n tún mọ́ gbogbo ẹ sí fún mi ṣe bí kùránì ní baynana wa baynakum al-kitab ẹ ma bọ̀ wá tó bá kàn tí ń bọ̀ kúrẹ́ gidani annabi wa ni sallallahu alaihi wasallam àwọn èmi ò mọ̀ ká pé èmi tẹ̀ tún ká ẹkẹ́ Yasin wal Qur'anil hakim innaka laminal mursalin kéèmì tó ka péjì tán àwọn ti parí àsíká àti parí àsíká bóòlù ṣe ń ká òun fi ai ká ní robotic engineering ló ṣe ní wọ́n lè rúgbọ́ wọ́n ní kíni wọ́lá mú uksim billadhi la ilaha ghayruhu mú fi ọlọ́bá dámdé ìyẹ̀rí kàjú yà sí kan àtàbọ̀lọ́ àyẹ́ sì ti parí yà sí 41 kẹ́yìn ṣe wọ òkìsìnbìlá yíò yìí nẹ́ka wù pé wọ́n ẹ́dàkùn sẹ́ni tí ń ka wọ́n inú ìgbọ̀ntá sọ Kùránì nínú yàṣẹ́ tí ń kà yẹn wọ́lọ́hì tó bá ń ka sóyẹ̀ lójoojúmọ́ ó súnmọ́ kílẹ̀ ìjọ kan mọ́ sójú ma kí irú kan ma jòkó síkọ́dà kó sì mọ́ sókún ehe gbogbo ìfẹ́ mọ́gbọ́n yamal kiyama ó làwọn dà sẹ́nu ẹ̀rọ yìí òunlá òunlá yẹpẹrẹ bá ṣe lè yẹpẹrẹ ìwé english yìí so lè ka biology textbook bẹ́ẹ̀ o fẹ́ ṣe exam o ṣe cbt o wà ní biology wọ́n náà mọ̀ kò ti fẹ́lì o wá ń ka Kùránì bẹ́ because kí n tó ní ka biology ṣe bó fẹ́ ka yìí ni àbí ok photosynthesis kí náà ń ok h2o plus co2 ló fún wa ní sí kíníkà àmúwáfẹ́ ka Kùránì kó gbọ́ yìí bẹ́ẹ̀ a tún lọ sí nàhárùlù kọdìrì ní sáàdì àsàdàmù ń bẹ̀ nàhárùlù kọdìrì wọ́n ti gbọ́rí ah kò sí ètò ní báwọ́dà àwọn nàhárùlù kọdìrì ń bẹ̀ ní látùlù kọdìrì lọ́lọ́n sọ́nù kòránù a lè sí ṣe nàhárùlù kọdìrì wọ́n bá ya kìní fún wa kìní mẹ́wàá mẹ́wàá wọ́n máa ya bá sí máa ya tẹ́ntẹ́ wọ́n ti ya kòránì fún wa pẹ̀lẹ̀ wa lọ́wọ́ a méjì lájọ mẹ́rin kàtàjọ ń kà wàláyà àti kàdé nísfù ọmọ kan ti kàtì ẹ̀tẹ́ ẹmọ́ tàà tún sọ ní àìmọ̀kọ́ ò dá o a ń sọ pé afá ìmọ̀kéwò èyàn tẹ́ ká mú ká mọ́ lú kẹ́nìkan dúwájú kẹ́nìkan dúwájú lẹ́yìn kan di kọmọ́ yóò lọ kọwà bò mọ́lẹ̀ kan mọ́ ṣe búlálà fún sọ́wọ́ lọ́rọ̀ kà báyìí àátúwání àátúwání yẹ́sà ẹ̀dọ́kùn ẹbá náà kàtíwá àwọn ohun ìwọ̀n sí àwọn ilé ìmọ̀kéwò tí èyí àìkà ìkàkúkà àtúnwádílé àtúnwádíṣẹ́ fàfà pé eh àfà àwọn mọ̀kí ń bí o àwọn mọ̀kí ń bí o ẹwọ́n táì mọ̀kan mọ́ sọ́yẹ̀dá àìmọ̀kan wọ́n ma gbẹ́kọ̀tọ̀ rẹ fọ́sẹ̀dú rẹ wọ́n ma kọ iná rẹ síbẹ̀ wọ́n fẹ́ jó wọ́n ma sọ fún pé ọ̀là fẹ́ jó ó sì ma jó táà ẹ̀sìn rẹ fẹ́ jó mi náà wọ́n sì tí ó sínú náà ó sì wọ́bẹ̀ sòsé kò sí tó sèsì àìmọ̀kan ni àìmọ̀kan lè gani wallahi ló jẹ́ pé ilmùlà náàbí mú wá àìmọ̀kan ní ṣètọ́ ní kó wá ìmọ̀ tó yẹ kóró alẹ́ ilmù náà fẹ́rù ìmọ̀ tó yẹ kóró tó ẹ̀yìn tó ṣe òun là náàbí mú wá àìmọ̀kan pọ́nbélé oní ṣètọ́ ní kó wá fún wa bá ṣe wá ń bá ó fẹ́ ó fẹ́ sí kìní kan kò ta kò rọ́jà tàmá ó fẹ́ kábọ̀ ń sọ ìsáwáká ìsáwówó ìgbà ní ọ̀ràn ti ọlọ́run ewó tún ní ìsáwáká ìsáwówó ẹ tún fún àwọn ayá kùránì lókọ tàbátí àdá alátarodó kí ní ń pè bẹ́ẹ̀ kúrú àwọn òkú lóní ta ló pù ìsìkáyẹ̀ àwọn èèyàn burú gan bá tálọ́ pìsìkáìbì yóò fún oúnjẹ àwọn òkun kúrò ọ̀la ó tún di alámúnáṣẹ́ra oníbàn alámúnáṣẹ́ra alákàsọ́díraka wọ́wà dọ́ọ́nà ánkà wízíraka tálọ́ ń yìnbọn mọ́ tálọ́ ń pa tálọ́ ń ká alẹ́bí àǹkọ́ọ́dà záraka náà ni ó pè wà dọ́ọ́nà ánkà wízíraka ayà tọ́lọ́n ti ń fi ọkàn náà bíbalẹ̀ sọ́lá pé àwà pẹ̀lú rẹ̀ oye báyìí àrí bó ti wá pọ̀pọ̀pọ̀pọ̀nú ó ti láwọn súrọ̀nù kòránì tó pé fi ráàkù náà ma fi ń ṣe èyí tó ma fi ń ṣe mahabba náà bẹ̀m̀bẹ̀ idán ogun wọ́n wà ní àsìrí bẹnu kòránì o tó bá ti ń gbà àsìrí bẹnu kòránì ogun bẹnu kòránì ní sọ fún àsìrí ń làzírí ìbẹnu kùránì kùránì tíra tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ ni liyadabbaru ayatihi wa liyatadhakkar ulul albab ọlọ́ni kùránì ta sọ̀kalẹ̀ ni láti jẹ́ káwọn yẹn ká kọwàrùn nípa ayá rẹ̀ kákà kágbẹ̀yẹ̀wò eh ẹ̀wọ̀ ọlọ́run ulul albab káwọn onílà káyè èèyàn kan fi ṣèrántí tàbí fi ń ṣèrántí má kùránì ẹ̀yìn sẹ̀rẹ́ta ma ń jò kò sógùnù kùránì mẹ́dà ọlọ́wọ́ wọ́n náà ń sá fáwọn àfáà má bẹ̀rù àwọn àfáà má bẹ̀rù kí ló bẹ̀rù ha ha ó ní bẹ̀rù àfáà wọ́n àfáà ó lè ní ọ̀dájá tó dájá inú kùránì kan ló ti mú yún o wo áyà kan bẹ̀rù kùránì tó bá kà sí ọ ó sì dájá ìrọ́ ni wàlá ìrọ́ ni ìkaná ma fi áyà kan wà ní sọ́tù yásá ma fi dínà mayà áyà onímọ́sí mọ́nsá wà jẹ́ alìna min bayni saddan wà min khalfihim saddan fa abshaynahum àwọn àfáànà ọlọ́run bá wínú kòránì ìlà ọlọ́run láti dí wọn wá wọ́n ti fi gàgá dí wọn la àwọn gẹ́gẹ́ lọ́lọ́ bá ń bá wí o nínú Kùránì o ayà yìí a ma ń lò láti fi sọpán fẹ́ dínà mọ́ yàn láwájá sẹ̀mí ẹbà dínà mọ́ bí sẹ́ kó mọ́gbọ́n náà lọ́má wọ́n ni mi ìkọ́ lọ báyìí ìkọ́ lọ báyìí wọ́n kọ àwọn ń kọ àlìjẹ̀nú sí bíbẹ̀ àtúkọ àwọn ọ̀rọ̀ wá níyà yá jàlìjàlálù júlìjúlìjúlìlá níbo ẹ̀sìn Islam wà tán sí ó kàdà wá di wípé àwọn yẹn wá wù pẹjọ́ tàbálá fi christianity lẹ̀ sẹ́ẹ̀sìn tàwọ́ ní kí ni yàtọ̀ ilé àtẹ̀sìn àwọn ológun ó wá di páwọn àfáà ní láti máa ṣe disclaimer kẹ́ àwa oníṣẹ́ ológun ti wá o àà ẹwùbí tí nǹkan bàjẹ́dẹ̀ káwà fẹ́ disclaimer kẹ́ àwọn oníṣẹ́ ológun ẹwùbí tí nǹkan bàjẹ́ kò síbò ní christianity ti wá fẹ́ wẹ́sì yìí ó sì ń bí láà láti bẹ̀rẹ̀ àwọn èèyàn ń wọnú ẹ̀sìn islam fúnra wọn o madu an sahaba ta jẹ́ christian tẹ́lẹ̀ fún àwọn wọ́n islam abdullahi bin salam kana yahudiyan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà sahaba ìdúwọ́lọ́lá alì majmai àmúgbà tí wọ́n ròdò dòdòdò ní kò sí alùmúlùmọ́lá kò sí méjìlọ̀kan mẹ́ta kìnnìkan kì í sí pàlá ń sí ẹ̀sì islam ọfá ifá ọpán tàbí ẹlòmí ti ya ilé alájá ilé ó ti ráwọn ọpán àti sàárẹ̀ kí ni yẹ̀pẹ̀ ó ti rí bámúlé àwọn pásá nílé àwọn ológun ó bá tún délé ọba tún kó lọlé àfá kan ó bá tún rí àfá ẹ̀ẹ́ àṣẹ́kàn kanáà gbogbo ẹ̀ wọ́n lẹ́wà sí wáṣẹ́ fún kọwọ́ ní ẹ̀sìn Islam ẹ̀sìn Islam èwo ẹ̀sìn ogun ní ìsòdí táwọn ológun náà fi ń challenge àwọn mùsùlùmí pé èyí tó bá bí dání kó sọ á sọ bí títí mọ́ ń gba ogun rẹ̀ fún lọ́dọ̀ bàbá wa fàṣọ́dọ̀ kú wọ́n mọ̀ kẹ́dẹ̀bù òdodo náà sọ wọn pápọ̀ aṣọ ibi tó ti wá mọ́ gbógun rẹ fún ọlọ́run ṣe sùúrù sí ní ẹ̀dọ̀ ìgbọ́ta ní mọ́rí ọlọ́dọ̀ bàbá wa tó wà gbà kíní bóòlù aṣáfẹ́ káwọn yẹn wọnú ẹ̀sìn Islam yẹn òun ló jẹ́ káwọn afá ìpadà wá ní tẹ́lẹ́sẹ̀ pé gbogbo náà nǹkankan ni ìdí ni pé fẹ́ sógun owó wọ́n fẹ́ ṣe kílé kan wọ́n fẹ́ ṣe gbọ́n fẹ́ sàn ẹ jẹ́ ká bẹ̀rù Allah Qur'an ni ká jẹ́ tamaka ìwọ náà mú kírísítẹ́nì gan lè ra ìwọ náà lè ra Qur'an kódà tó ní tó bá fẹ́ o lè kàn sí wọ́n inṣáàlá tí ó ráfù english koran ni tí ó ń kọlu wọn bí ní sí òsìn tó sí bí ó wà bẹ̀rẹ̀ wallahi kan bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ just read on your own medicines wọ́gọ́ ti ma ó mọ̀ rí pé wà sí ìgbà àwọn compliment àwọn kan tó wà níbi ni afáìdẹ̀ ṣiṣẹ́ gan sheik muhammad takiyuddin al-Hilali àwọn iṣẹ́ gan sínú koran ni ó mọ̀ ráwọn pé okay ah, ó mọ̀ ka àwọn ayat ó sì mọ̀ ní ìfọ̀kànbalẹ̀ pé ojú ọ̀nà ni mo wà ìwọ́n tó bá ó lé ẹnìkanú àwọn ìkanú àwọn àfá tó jẹ́ àfá súnà lé ní kírísítẹ̀nì wọ́n tẹ́lẹ̀ wọ́n ní àwọn òkàjú àti bẹ̀rẹ̀ súwọ́tù bá kọ́kọ́ lọ tánàfi bá Islam English náà sì ká ń gbà náà àyírọ́ eléyìn sọ́wé ó kílẹ̀ ní <laughs> ó kílẹ̀ gẹ́ eléyìn sọ́wé tó ń ti pé English ẹ̀gùn tí ní gbé ìntafẹ́ kó gbé jáde kò ní gbé jáde dáadáa láfin sọ pé lágbára tó bá tún agbólágbá dáadáa yé ó kàkùrán débi kọ́ ó sì mọ̀ sún ẹkùn pé àà ah, ah, ah tó bá ráwọn ìjázùl Qur'an ó ma rí àwọn usage of words kí ni dìtọ́lọ̀ fi lo láàfí tí ò fi lo léèmì tó bá bẹ̀rẹ̀ pàgbé eh Allahu Akbar so ló jẹ́ pé ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fafiru ila Allah ẹ jẹ́ ká kò níbi

so ibá yàbí nípa kíná ń pè so kó máa rò pé mo ti rí mùsùlùmí kan rí tó náà wá sí chọ́ọ̀tí wa èyí ń kọ́ ló ń tọ́ka lórí pé èyí ò represent mùsùlùmí ò kò sí rẹpìsẹ́ntì Islam la yumathiluna kódà afá kankan mo ti mo bá rí wòlí èyí ò kẹ́ ní ó yẹ báyìí àbí kò sí nǹkan kan tẹ́ gbogbo àwọn mírèkú mírèkú mírèkú tán bá káàkiri o ní pé ọ̀kọ́lọ́kọ́ ní àwọn èèyàn ó ti di wípé ìntàfin lọ church tẹ́lẹ̀ fi lọ ṣùgbọ́n àwọn kìnnì ní pé wọ́n ní iṣẹ́ ìyanu mọ́ ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ àrọ̀ orin kí náà ń pè millions of afọ́jú ta ní nínú ìlú ìtí wọ́n sì tí rí náà àtàwọn arọ àtàwọn adẹ́tẹ̀ àtàwọn dẹ̀dẹ̀rin orísìírísìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́rẹ́kù ìlọ́pọ̀lọpọ̀ ń ṣe kíní ni wọ́n ń wá lọ sí àwọn àyè tí wọ́n dẹ̀ mọ̀ wípé kí náà gbé ó ní mẹ́rẹ̀kù kan tó sì pé káwọn èèyàn mójútó tán àti mójútó tán àti bá mójútó ẹ jẹ́ ká mẹ́rẹ̀kù jáde fún wa nínú Bible ó ní pé wọ́n ń pé tí Mark chapter 16 verse 17 to 18 àbíkọ́lọ́wọ́ Acts chapter 28 verse 7 to 10 wọ́n ní àwọn tó bá jẹ́ àwọn believers o the believers shall pick up poisonous snakes sójọ́ lójú ní ó wà ní Bible ikú àwọn tó bá jẹ́ real believers miracle tí a kẹ́kọ́ sí fún ilé wọ́n ní wọ́n ma mú àwọn ejò olóró kò sí ní sí kẹ́kẹ́ fún wọn bẹ́ẹ̀ dẹ̀wò ìtẹ́ òkun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yìí tí parí èkè ìtànbẹ̀ o wọ́n ni and if anyone gets bit by a poisonous snake, eh, sorry, poisonous snake and have the poison run through their blood kódà kò sí tí ó sì kódà tún wọ́n tún máa mú àwọn májèlé kò sí ní fi wọ́n lára èwo ló ti ṣe ṣúgbọ́n àwọn tẹ́láwọn ṣe mẹ́rẹ́gù fún yìí kọ́kọ́ bá wa tíra wọn pẹ̀lú verse ní Bible yìí náà pé dákùn ẹ kọ́kọ́ bá wa ká tó gbà pé kí ní ẹ kọ́kọ́ bá wa mú poison náà bá ń ra kí náà pẹ̀lẹ́ yìí sniper mara mi o sniper ni ọ̀rà mo fọ́lọ̀ ọ mi sniper mọ̀ yán pa pàkúpa <laughs> ni pásọ̀ ìdákùn ẹbá mọ́ sniper yìí náà tọ́ ní ah, àwọn o gbádùn kí mọ́ sniper kíkà ah, ó wà ní báìbù pé wọ́n lẹ́mọ̀ mọ́ sniper sniper ni ẹ̀kìníkan kó lẹ́nìkan ó sọ mílìkì irọ́ ni kódẹ̀ kan náà pastors gan tó èyàn abẹ́wọ̀n yóò kí ń ó náà káàyàn kan wà tó mú ìmọ̀ bẹ́wọ̀n yóò kí ń ṣe research mú ìkí ń àríkí ní sàwọn ó wọ́n náà pastors táwọn náà fi rẹ̀ pé irọ́ làwọn kíní ẹmọ́jà parí irọ́ ni ó ti tó tabalọ́wọ̀ tásọ kásọ ìwé ní choosing yẹn the choosing wọ́n ní vest yẹn wà ìkan ní ìgbà tó ń ra chẹ́sẹ̀ they macheted me they macheted me bá mádàn kí mi machete ẹ̀wọ̀ wọ́n sàn wẹ́lẹ́wẹ́lẹ́ they matched me i said i am a choosing i am a choosing who are you in sọ́yẹ̀ tí mo jẹ́ fún Allah o mọ̀ kankan ìká ní pé àwọn kìníkan léun kìníkan kìníkan òun kìí pé kìníkan gbéun ni ah ó ní kan gbéun lọ ni ó ní i just look and it was a lion ah lion ò ní yẹ́ a máa ń pè ní the choosing lion láyọ̀n bá gbé gbé gbé ó nígbà tí láyọ̀n tún afẹ́ mọ́ lọ kọ́lá láyọ̀n tún fọ́ gps lórí láyọ̀n tún náà bá pé ibi tó mọ́ lọ láyọ̀n tún ṣe báìbà ìké ní pé àwọn olè kàpàdé òun ni ọkọ̀ tún afẹ́ mọ́ wọ́n sọ fọ́kọ pé kíníkan mọ́ bẹ̀rù do you know tell them who you are you kíníkan hami choosing hami kíníkan kíníkan ó ní bu àwọn nù gbogbo ilé wà they are live on Facebook bọ́sẹ̀ bẹ̀sẹ̀ ní ma daik 47 bu àwọn nù kò bá wọlé church ẹ̀mbẹ̀ lẹ́kùn náà di tuesday ọlọ́run madúwà musulmi tàbí ti ọkọ́ pé eh níbi some six, seven years ago mo gbọ́ pé wọ́n ni àfáà kàti dé lọ́run mo padà pàdé àfààyàn wọ́n láfààyàn ìbàdàn ló ti wá àbí ló ti wá gbàtí ó ti sọ àwọn èdè bàtàyí àwọn èèyàn jẹ́ ó wá ti sọ àyàn lówó àwọn èèyàn ti pọ̀tán sí lówó bẹ́ẹ̀ kó wá ṣàánú àwọn tó wà ní <laughs> Ìlọrin náà wọ́n lẹ́sẹ̀ dé lọ́rin ni wọ́n ní tẹbàbẹ̀ sí mọ́ lọ sásà látú rẹ̀ míríkù mọ́ ń ṣẹlẹ̀ ń bẹ̀ gan wọ́n pé kí láì lè fi tàwọn èèyàn ńgbà tí ó sáwọn wá sí tí ó máa tàwọn èèyàn jí láwùjọ wọ́n kálùkù míríkù làwọn yẹn wá míríkù míríkù míríkù ọ̀sìwó ní wáyàkí èèyàn tí mọ̀lọ́n tí mọ́tò gbàdàn tí ó kú dànù òun ò sẹ́sẹ́ míríkù kọ́mọ̀ kí mọ́tò ní gbọ́n kí mọ́tò yí ọkọ̀ wọ́n bá gbé wá bèèmẹ̀ lé a ní wọ́n sin gbẹ̀rẹ̀ kí ní kan ní nọ́mbà àwọn gbẹ̀rẹ̀ tàbá sin síyàn lára nígbà tàbá sọ pẹ́ṣẹ̀ fún yàn kí ló dé wọ́n náà sin gbẹ̀rẹ̀ emílé mi ò sin tèmi àwọn invite àfáyàn wa ìgbà imú bẹ̀rẹ̀ sí mọ́ fúra pé ẹ́ mẹ́wàá ń bẹ àwọn èèyàn ti tàn àwọn èèyàn tán yẹnyẹn àfáyà bá dé mo kọ́kọ́ wẹ̀ ní iná pé sẹ́ni tí ó sọ mi dolólele ẹni tí ó ràn sọ fún mi tààrí láwọn ẹni ó ní òun fẹ́ dáṣọ fún mi aṣọ jẹrẹ ló ti ya lọ́rùn ló ti ya lábẹ́ mi bá ní kọ́ṣà rẹ̀ wọ́n ni kí ní ọ̀gìn nìkan àwọn àjẹ́ ń bẹnu kùrá ní àjẹ́ ò síwọ́ lórí àjẹ́ ìtàn tẹ́ra rẹ̀ kúrò aláwọ̀ ájú kúrò ájú wọ́n fara kọkílọ́ tọ́nà bí ọdún kalẹ̀ kódà bí ìbá sì gan sọ pé kí ní ìbá ń wí ẹran dán rẹ̀ dán ọlọ́run àwọn ọkùnrin bẹ̀rẹ̀ wọ́n jọ ọ̀sẹ̀ alọ́sẹ̀ kẹ́lẹ̀ lẹ́lọ́sẹ̀ látò tẹ́bìdìlú eléyìí ńlá mọ́lẹ̀ ni o kò sẹ́kí ní o sórí in tí ń ṣe ní kí láàrin ọ̀sẹ̀ kan kẹ tó ká láàrin ọ̀sẹ̀ kan ọlọ́lọ́ madúrú millions of naira tí ó ti wà ní àkáǹtì o mọ́ ń dà bí àwọn bàbá olóka dánwò olókàjọ́lá ṣètọ́ nìyẹn tẹ́ni pé ìkan pé France mo ti UK mo á rò pọ́ àwọn Nàìjíríà ń jẹ́yà kó má di pé bóyá àyà ti dolówó Nigeria ni wọ́n gbá àwọn èèyàn gọ́ àwọn èèyàn sí àwọn èèyàn rìn dè wọ́n tutù àwọn kẹ́kẹ́kẹ́kẹ́ dùn táwọn èèyàn gbogbo ẹ̀sìn wọn tàkà ọ̀kà àdánwò fáwọn èèyàn ọ̀kà àdánù ọ̀kà gẹ́gẹ́gẹ́gẹ́ yóò àmà gbọ́ níbi máìkì mọ́tọ̀ ìtàbá ń bọ́ yóò ní bàbá kìíní ti wọ́n bí ti ń ra tí ẹ o bàbá kìíní kan ti wọ́n ra tí ẹ o ìyá mélòó lẹ́yìn náà fẹ́ rà ẹwà wo mọ́tò yìí pé ah kò sáàdì kankan mọ́tò yìí <clears throat> kò sáàdì kankan mọ́tò yìí náà bàbá kìíní ti ń ra tí ẹ o ó yẹ ó yẹ èlò èlò wọ́n ti rìkọ́dù ẹni náà sọ́ dẹ̀ ni wọ́n ni bó sì wá lọ káàkiri ni mọ́tò hẹ́gẹ́hẹ́gẹ́ òun ò sí máa fi Lamborghini ta kó fi púpù fún wa mọ́tò hẹ́gẹ́hẹ́gẹ́ mọ́tò hẹ́gẹ́hẹ́gẹ́ ṣe bó kàtàjà ni ìwé ń ṣe ń tò kàn bọ́wọ́ láàrin amẹ́nisẹ̀ yí tó fi di di Ọ̀ṣun ó ń ṣe ń tò kàn bọ́wọ́ kọ́ sí báyìí kó fi gbáhùn kàrí kó fi gbá mọ́tò kí ó bá máa dà ká máa gbé flight wá ká máa sáré èyí tí ó rìn orin èyí tí ó wọ́wọ́ kí mo fẹ́ lọ ra ọ̀ká àtàjẹ̀ lọ́dọ̀ bàbá jíjọlá ṣe ìtọ́ni níbìkà sí bí wọ́n náà ń pa fún wa sí bí ń tàn wá ní mọ́ jẹ́ tàn ọmọ mọ́ sí ní tàn ọmọ wà láì kò sí nǹkan mi ṣe bí mọ̀ tó an arifal hawa فصادف قلبا خاليا فتمكنا inú àwọn gilagba ni atani hawaha ifenu ya wabami qabla an arifa al-awa inú mebe fenu tẹ́lẹ̀ ni fasadafa qalban ifenu ya wawo kankan tó ṣe pé khaliyan ọkàn tó tí ó sì kankan be tó òfìfo fatamakkana ifenu ka joko ni tó bá kada àti àgbóyẹ̀sìn rẹ̀ adẹ́mbí Allah subhanahu wa ta'ala kó làwá kó níbi gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń sọ <clears throat> àwọn musulmi nù lè ní an bí Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó tóbi àti àwọn ìròyìn rẹ̀ pé kó ṣàánú wa kó ṣàánú wa kó ṣàánú àwọn òbí wa kó ṣàánú àwọn fámílì wa kó ṣàánú àwọn aládùgbò wa tó ra nífẹ̀ẹ́ gbogbo ilé ìtẹ́yìn ṣàlàyé ajẹ́bẹ̀yàn ara dákẹ́ ní fún ma bá kíyàn lọ kò tí yẹn gbọdọ̀ sàlàyé so tó bá di yamal kiyama akàdà mọ́ ríra wáyé pé a ah, àfá òdúdó lè sọ jù ní o àwọn tán sì pàwọ́ fún yínà ẹkàdà wá ní pé rabbana arina alladhina adallana minal jinni wal ins naj'alhuma tahta aqdamina yamal kiyama nù àwọn tán sọ wọ́n ní dọ́lọ́run bá bá kó kódà tàí láti mọ̀ lọ àbí alákòfó jẹ́ nìkọ̀kọ̀ هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك وعليكم السلام ورحمة الله آمين Okay sir Okay sir Okay Naam no. wọ́n ní ẹni tó lọ sí orí òkè tó ti pẹ́ lórí òkè dáadáa kí ẹ̀dẹ́ ma wọ́n yẹ̀báyà tó sì pé wọ́n lórí òkè dè ní wọn tó rí ẹni kankaná wọn tó ti lọ 41 days tán ti lọ more than that ẹni ó lọ́gbọ́n travel apadà ká ah, lábájá ni lórí òkè èkó lẹ́lẹ́ ń lọ àsókè ni èkó ni eh, orí òkè ni olèkó <laughs> almuhim ni pé ẹni tó bá túwá tó bá rí pé tó ń ṣe yíó ti padà wá ríwà sí gidi gbọ́ wọ́n ká wà láì tó ń ṣe yíó dáa ẹbọ ni o ó ti tó ẹni ẹkọ́ kan wí la ilaha illallah la ilaha illallah muhammadun rasulullah kó dẹ̀ sí kí ni o kó dẹ̀ kò ní láti wẹ̀ <clears throat> because <clears throat> wíwẹ̀ sínú ẹ̀sẹ̀ islamu gan kìí ṣe wájìbù bẹ́ẹ̀ni èyàn jẹ́ kírísíẹ̀nì ó jẹ́ jíù ó jẹ́ kíní kò tí ṣẹlẹ̀ mọ́lá òjá pàwọn èyàn di musulmi mọ́ reason ni pé àti neutralize àti ní kankaná lájọ́ ń ṣe ìgbẹ̀tẹ́ bí nǹkan lájọ́ ń kí wá ní wá change sí bó yẹ káyíká nǹkan kọ́lájọ́ ń o èyí tó ń ṣe ọlánù ilé òdòdó èyí tí ma jẹ́ káwọn èèyàn wẹ̀ sí mẹ́sì islamu ni òdòdó ọ̀rọ̀ ti gbọ́n tọ́ so because ọkà wá le gan ọkà wá ní agbára àwọn ọ̀rọ̀ tẹ́lómi ń gbọ́ ìgbé yóò kàn súnjọ́ rẹ̀ yóò kàn olóṣèkà ẹdúó ẹjá wọn tẹ́ni ma ẹ so ẹni yẹ yóò kàn la ilaha illallah muhammadun rasulullah ó ti because àwọn èèyàn pọ̀ láyà nẹ́bì lọ jaburata tí wọ́n so kìí ṣe wájìbù ní ìwẹ̀ tó ti pé kò sí tó ṣe ìyẹn lè wẹ̀ gúúsùlù tàmọ́ wẹ̀ fún janaba the same sifa náà ni gúúsùlù janaba gúúsùlù nefasi gúúsùlù tàmọ́ wẹ̀ fún juma náà ni but yóò kàn wẹ̀ pẹ̀lú intention pé òun fẹ́ wọnú but tó bá ti lè wí la muhammadun rasulullah kò kí ń ṣe dandan kó wẹ̀ tí ó wẹ́yìn bẹ̀ yóò kàn ṣe istighfar kí dẹ̀lẹ̀ rí ẹ̀rí ni pé àdíta ní sallallahu alaihi wasallam anan illallah

السلام عليكم ورحمة الله